إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، نعم أنشي على إفرع لنبي نقرأ تنشي كل توحيد and then èyí tán ká fún àwọn ìbéèrè tán béèrè lọ́wọ́ sheikh abdulaziz uh, bin abdullah bin bazin rahimahullahu ta'ala nípa akusamu tawhid nípa àwọn ìpín tí tawhid tí ó pèsè bàbá tí wọ́n dáun lọ a ṣe àlàyé fún àwọn ní àárọ̀ nípa tawhid rububiyya ní èyí tí a ń ṣe àlàyé fún àwọn pẹ̀lú ọ̀rọ̀ bàbá yí pé àwọn ẹlẹ́bọ ní tẹ́mà nẹ́bí sallallahu alaihi wasallam wọn fèèlì púpọ̀ níbi tawhid rububiyya bal wọ́n fi rinlẹ̀ wípé ọlọ́run ọba ló dá wa ọlọ́run ọba ni ó ń tọ́jú wa ọlọ́run ló lè pa wá òun ló lè fún wa lẹ́mìí àti bẹ́ẹ̀ lọ àwọn ṣe àlàyé àwọn àṣìṣe tí àwọn mùsùlùmí mẹ́ tún ṣe lẹ́nìgan níbi pé wọ́n nígbàgbọ́ pé àwọn nǹkan tó jẹ́ rúgbò bí yà tó ṣe pé àwọn ẹlẹ́bọ̀ àdágan wo pọ́lọ̀ nìkan ní máa ń ṣe àwọn tó wá nígbàgbọ́ ipa àwọn ẹlòmí tó lè ṣe àwọn tó ń ṣubú níbi tàwídọ̀ rúgbò bí yà

because mo mú tawhid ẹlẹ́ẹ̀kejì wá léyìí tán pè ní tawhidul ibada àbíká pè ní tawhidul uluhiyya wa huwa takhsisullahi bil ibadati alladhi huwa ma'na la ilaha illa Allah ìtumọ̀ tawhidul uluhiyya ni pé káwà sí ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo ká specify ọlọ́ọ̀bá ká dá ọlọ́ọ̀bá sí lọ́kan ṣoṣo pẹ̀lú ìjọsìn tí a máa ti ní pé kíní yíò ìjọsìn ni worship ni káwà gbé fún ọlọ́ọ̀bà nìkan sósún káwà gbé fẹ́lómi ní tàbí ní tawhidul ibada ni ilé jẹ́ ni ìtumọ̀ la ilaha illallah ta wílẹ̀ jojúmọ́ wallahi lé ní ọ̀pọ̀lọpọ̀ kan wí la ilaha illallah ọ̀rọ̀ yìí bí ó ṣe ju fọ́ kẹlìmọ̀ lọ la Allah àwọn èèyàn tó ń sáṣìṣe ń bẹ̀ wọ́n tó ń fẹ́ ìlú ń bẹ̀ àwọn èèyàn gbọ́ ìtumọ̀ la ilaha illallah yìí wára oun dẹ̀lú ẹka gbọ́yé jù because on gangan ẹlòmí tún sọ dórí wọ́n tún ma fi kọrin fọ́mọ kékeré ní láìlà kínẹ́kan wọ́n ò sì gbọ́tùmọ̀ rẹ̀ yìí a kà ń wí lójúmọ́ ni láìlà ìlàlà tẹ́lòmí ti wí millions of láìlà ìlàlà lọ ti wí kò sì gbọ́tùmọ̀ rẹ̀ yìí yóò wí láìlà ìlàlà tán yóò tún takú láìlà ìlàlà yẹn níbi títí wí lọ́wọ́ náà tó ní fáyà subhanallah so bá ní pé ìtumọ̀ kò sí ẹnìkan tó ní ẹ̀tọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah ẹ̀rí báyìí kò sí ẹnìkankan tó ní ẹ̀tọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah so ìtumọ̀ rẹ̀ kọ́ ni pé la ilaha illallah èyí tó gbajúmọ̀ ni pé there is no God but God kò sí ọlọ́run kò sọ́rọ̀ kankan ọlọ́run ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú jáì ni tó dẹ̀ gbajúmọ̀ gan kódà níbi àwọn textbooks láwọn schools bọ́sí mọ́ kọjú ẹ̀nà ni there is no God but God tẹbá tún lọ àwọn English translation Quran tí ó gbádùn gẹ́rì àmì pictol ní àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ láwọn tí pé ìkọ̀kúkọ̀ náà kọ síbẹ̀ ìkẹtẹ́mì orílẹ̀ ni there is no God but God ló jẹ́ káàkà mọ́ sàlàyé pé English translation Quran tó sì lálàáfí àdìtẹ́ ẹ̀lẹ́ lò wọ́n náà ni ti ti Taqiyuddin al-Hilali àti Muhammad Muhsin Khan ìtàn àfá tí wọ́n sọ pé ẹ̀lẹ́ maka ni because àwọn àfá méjì àwọn àfá tí wọ́n gbádùn dáadáa ni wọ́n lórí ẹ̀sìn lórí súnnà so tàbá ń tú Kùránì wọ́n mọ̀ bó ṣe yẹ ká ṣe tú tí ò fi ní mú túnmà tí kò gbádùn wa so ìtumọ̀ la ilaha illallah ni yẹ̀wò kìí ṣe wípé kò sọ́lọ́run àfọ́lọ́run because tó bá ń sọ pé kò sọ́lọ́run àfọ́lọ́run ìtumọ̀ ní pé gbogbo tán jọ́sẹ̀ fún ní ìdẹ̀yẹ ọlọ́ọ̀bá ọlọ́run làwọn náà kí ní èdè round ìtumọ̀ ní pé kò sí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah وهذا معنى قوله سبحانه في سورة الحج إليه نيتما الرلاء بين سورة الحج tọ́lọ̀ ni pé dhalika bi anna Allaha huwa al-haqq ìdí ni wípé ọlọ́run ọba nìkan lódodo wa anna ma yad'una min dunihi wal batil àti wípé àwọn tẹ́ ń jọ́sìn fún dẹ́yìn ọlọ́run ọba wò 62 ilé náà ni ìtumọ̀ ọlọ́run ọba yí pé wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ni wọ́n pa wọ́n láṣẹ kankan tí ìbá ń ṣe wípé kan mọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba kí wọ́n dẹ̀ ní sincerity ayé kí wọ́n ṣe àfọ̀mẹ́sìn wọn fún Ọlọ́run Ọba nìkan hunafa'a kí wọ́n wá dúró dédé lórí ẹ̀sìn Ọlọ́run Ọba náà erin bẹ̀ nínú Suratul Bayyina ayẹlẹ̀ karùn wa ma'na qawlihi eléyìí ni ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba gan wípé fa'budillaha mukhlishan lahu-d-din ẹ mọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba kẹ́ẹ̀dẹ̀ fọ́ ẹ̀sìn yíma fún Ọlọ́run Ọba ayé ẹ mọ́ mọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba kẹ́ẹ̀tún mọ́ fún ẹlòmí ní èpín níbi ìjọsìn tẹ́ ń ṣe fún ọlọ́ọ̀bá yẹn ẹ ṣe àfọmọ́ rẹ̀ kó mọ́ kanga fún ọlọ́ọ̀bá nìkan ilé ìbẹ̀ nínú suratu Zumar ayẹlẹ́ kejì kódà la ilaha illallah òun náà ni ìtumọ̀ ayà ọlọ́ọ̀bá yìí pé wa qada rabbuka illa iyyah ọlọ́ọ̀bá ti ṣe kíni ó ti ṣe lófin fún yín wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún ẹnìkankan o àyàfi òun ọlọ́ọ̀bá nìkan ẹ̀rọ suratu Isra ayà 23 ìkan nínú àwọn onítùkútù

ọkùnrin ẹ̀ńkọ́ in tó mọ́ ń kìkì sí ní wípé kò sí kankan tán pè ní ẹbọ mọ́ nínú àtọ́mà yìí kò sí kankan tán pè ní ẹbọ mọ́ nínú àtọ́mà yìí tí ó bá wá mẹ́rìwá tí ó lè ṣe bá nẹ́bí sọ wípé inni la akhafu an tushrika billahi ba'di aw kama qala alaihi wasallam anẹ́bí sọ fáwọn mi ìbẹ̀rù pé tó ṣe ẹbọ mi àmọ́ tí mo ń bẹ̀rù ní wípé kíni kí wọ́n sí fún kí ẹkọ́nkọ́ àwọn ìlú ni mọ̀ ilé ayé káàkiri wọ́n ní ìtumẹ̀ ní pé o kò wọ́n ní ṣe kíni kò ní sí nínú al'umma ima ìrọ́dẹ̀ ni àwọn sahaba là níbi báwí ó láwọn sahaba tán níbi báwí pé ẹ̀yin léyìí o ọkàn mi balẹ̀ pé ẹ̀yin ò lè ṣẹbọ mọ́ kódà oní give up lórí jeziratul arab lórí lórí arabian peninsula ipá àwọn yóò tún ṣẹbọ time yẹn ṣe give up pé àwọn léyìí because wọ́n ní tẹ́rìbíyà tún nabawiyya tẹ́rìbíyà nabi náà ni sallallahu alaihi wasallam bọ̀ níbi náà ló ń sọ sallallahu alaihi wasallam wípé àwọn yóò padà máa ṣẹbọ nínú al'umma yìí débi pé àwọn yóò padà padà síbi mọ́ joseph musa wallahi adẹ̀ ti rí nìsìn àwọn àwùtán àwọn àwùtán àwọn adùrìhà kìbáb <clears throat> àwọn sàárè àtàwọn òsà táwọn yan joseph wọ́n dẹ̀yà allah láwọn ìlú musulmi ní bá kìí ṣe ìlú àwọn kèfèrí o ìlú tó pàwọn musulmi 90% 95% lẹ́mọ̀ rí bẹ̀ tí wọ́n dẹ̀ lọ sí bí òsà bámú wọ́n lọ ní haula ní senegal wọ́n lọ bẹ̀ wọ́n lọ ní Iraq wọ́n lọ ní Iran kàtẹ̀ ní pé dáúlà tó kó fúrilẹ̀ yíò jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìlú kan lọ ní Misra wọ́n lọ síbi sàárè kínágbé Ahmad al-Badawi sàárè Ibrahim al-Jilani ní Iraq ní Syria sàárè so ó sọ̀ráundì wọn ni ní Chechnya ní Indonesia káàkiri báyẹn láàlú Mùsùlùmí táwọn yẹ́dẹ̀ ń ṣe ẹbọ ayẹ́dẹ́pọ̀ nínú Qur'an tó ń sọ fún wa wípé ẹ ìjọsìn fẹ́lúmídé yàlá tó máa lọ síbi àwọn sàárè ìkínà lọ sí mẹ́ ẹmọ̀rí tí wọ́n tẹ̀wọ́ síbi sàárè ìbáyìí wọ́n wọ́n ní pé ya abdulkadir al-jailani mọ́ ń pè wọ́n abdulkadir al-jailani èyàn tó wà nínú sàárè tí ò lè gbọ́n tẹ́ ń sọ mọ́ ìmá pé ẹlòmíní dẹ́yìn aládẹ̀ ní ẹbọ ńlá ni ọlọ́fin sọ pé wa annal masajida ọlọ́ni àwọn masajid àwọn ààyè ìjọsìn fún ọlọ́ọ̀báyẹ ọlọ́nìkan ló ní ẹ gbọ́dọ̀ pé ẹlòmí dẹ̀yìn Allah Ọlọ́run ti sọ nínú Kùránì pé wa man adallu mimman yad'u man la yastajibu lahu ila yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun Ọlọ́run ni ta ló sọnù jù tí kẹ bá kí ń sí èyàn tó ṣe pé ó lọ ń pé èyàn tí ò lè dánú sí ti di yawmil qiyamah àwọn tẹ́ ń pè yí gan bẹ́ṣẹ́ ń pè wọn gan wà láìwọn ò gbọ́ Ọlọ́run ń sọ wípé wa idha hushira an kanu lahum a'da'an wọ́n jọ di ọ̀tá ara wọn Abdul Qadir Jilani ó dìdá pé ṣe mo ní kò máa pè mí àfi tó bá jẹ́ pàánà nẹ́ni kẹmẹ́ fìyà lókù àwọn tẹ́ ń pè yẹgbó dìdá pé wallahi mi ò rán o kanu lahum a'da'an wọ́n jọ di ọ̀tá ara wọn wa kanu bi ibadatihim kafirin wọ́n ṣe kèfèrí nípa bẹ́ ṣe ń pè wọ́n yẹn wọ́n láàrin yí nínú lọ́rin bí náà láwọn business àmì business ni àfáyọ̀ orí kó ti popular tó bá ti lè kú báyìí sàárè pọ̀ gan wàláì wọ́n mọ̀ tí ó ga tó báyìí wọ́n tàíṣẹ́ ẹ̀ wọ́n fi aṣọ green lé lórí kódà wọ́n fa èsì sí bíbẹ̀ wọ́n wà fi àyè kan sí bíbẹ̀ àyè bí ẹ̀yìn tí a fẹ́ ma sàdúwà wọ́n ti gbáwọn báskẹ̀tì sí bíbẹ̀ àwọn báàfù bẹ̀lẹ́mọ̀ kówó sí bọ́bá fi jẹ́ kálùbáríkà rẹ̀ pọ̀ sí ni ẹ̀yà alálùbáríkà tẹ́tẹ́ naira ẹbọ́ síbí ẹ̀yà alálùbáríkà 1000 ẹbọ́ síbí àti bẹ̀bẹ̀ lọ báyẹn bẹ̀lú tí ma ń pé àwọn tó wà nínú sàárè subhanallah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn orin tó tún kọ́ wa táwọn kọ láwùjọ táwọn yóò mọ̀ wàláhì kò fẹ́ sí lè kéwú ó jẹ́ tó ló jẹ́ kí ìgbọ̀dọ̀ sọ́ra ibi tẹ́ ọmọ kọ́ àmà lọ pé kàtìlọmọ kéwú ibi tẹ́ ti mọ́ kọ́ àmà lẹ́bọ àwọn orin ẹbọ wọ́n ya Rasulallah khudh bi yadi wa tadarakani wa anta abi kò fẹ́ sí lè kéwú tí ń kọrin èmi ò tí fẹ́ rí lè kéwú ẹ̀ kọrin ìtumẹ̀ pè ìwọ ànẹ́bí ọlọ́wọ́ bá ṣẹ́kẹ̀kí ṣẹbọ ni ẹni ya Rasulullah anábi ti kú tó bá ń kí èyàn tó ti kú nínú sàárè wallahi ṣírkù ni ẹbọ ni anábi tó ti kú ẹ̀yìn dà ń kọ́ wípé ya Rasulullah mú ń pè ìwọ anábi khudh bi yadi gbámi lọ́wọ́ mú anábi fatadarokani mọ́ mú mi lọ ibo ní kọ́ mọ́ mú problem anábi kèkí ṣe bàbá rí ọlọ́sàn kòrán pé ma kana muhammadun aba ahadin min rijalikum lakin rasulallah wa khataman nabiyyin ọlọ́ni annabiye kẹkẹ́ sí bàbá ẹnìkan kanú ní nínú ẹ̀yẹ kẹkẹ́ sí bàbá yìí annabi òjísí ọlọ́lá nabi wa khataman nabiyyin òun dẹ̀ ní last òun náà fi seal prophethood ẹnìkan tó bá kí ọrẹ̀ lánàbí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam gẹ̀bẹ̀rẹ̀ ni nínú ẹ̀ ni wọ́n tún mọ́ ń kọrin ilé dáadáa abdulkadiri modoko ẹmú abdulkadiri má jẹ jábọ́ ìwọ náà tó bá ti ń gbọ́ báyìí pé mínà ma ń kọ́ dákùnmọ́ tó fọ́ gbórí mẹ́mẹ́ ọ̀n gbọ́ tó bá fọ́ dé orí mú oríire ó fòyọ wàláhì oríire ní fòyọ ok wàláhì ní mọ̀kùnyà oríire ní fòyọ tí é wọ́n náà ti fi Abdulkadir al-Jailani dé orí mú dé orí mú àfáyì dé orí mú kò sí tí fi ń sẹ́yìn ó bá kí ní shirkiyatin wallahi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibadallah rijalalla àìyàn náà bí àwùnílá ẹbọ níyàn náà ìbádàlá o ń pè àwọn ìbádùlá àwọn ẹrú sí ọlọ́ọba ìtumẹ̀ ní kí o ń pè ẹ̀yin ìbádàlá na náà ẹwà rẹ̀ wá lọ́wọ́ ẹmọ bẹ̀ wá ṣàánú wa ọlọ́run kur'ani kan lọ́wọ́ báwọn nẹ́bí ọlọ́ba ṣe ń kí ọlọ́ọba qala rabbi inni wahana al'azmu minni washtala ra'su shayba du'a nẹ́bí zakariya ni ike ọlọ́ọba igun mi ti weak ihun mi ti di funfun fahabli min ladunka waliyan ọlọ́ọba dákùn fún ilọ́mà yarithuni wa yarithu min ahli yaqub àti bẹ́ẹ̀bẹ̀ lọ báyìí lọ́wọ́ duwa anabi Nuh anabi Lut anabi sallallahu alaihi wasallam múbi tán nabi ti wọ́n pé anabi Ibrahim wá pé wá anabi Ibrahim sánú mi ọyẹ ká nabi náà lè máa kí àwọn anabi tó ti wá bí fọ́rẹ ọlọ́ọ̀bá ni gbogbo wọ́n pè àwa wá sí mọ́sálásí a kì mú wákàtí márùn a ma ké iyyaka na'budu wa iyyaka nasta'in tó bá ṣe náà fílà

sí lè mọ́tọ̀ àmọ́ ní pé ìbádàlá ìjálàlá àínúnà the same ìyánà tó ń sọ lórí ìrìn pé ọ̀dọ̀ ọlọ́nìkan láti mọ́ wá ìyánà ó tún padà sílé àti bí sáwí lótù ti mọ́ pàwẹ́ pé àínúnà kẹtún ọlọ́wọ́ tí ó rí pòun pàgọ́ gẹ́máyẹn wàlá àti bẹ́ẹ̀bẹ́ lọ́báyẹn àti bẹ́ẹ̀bẹ́ lọ́báyẹn nínú ẹ̀rẹ́ ni wàlá nẹ́bí wàlá kìnẹ́kan gbogbo àwọn wọ́lá àwọn autab wọ́lá àwọn akutab wọ́lá àwọn agubat wọ́lá àwọn kíní àtàwọn oyè dílé wọ́lá àwọn mọ̀kàdàríant àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn criminals táwọn yẹn ń pè ní dẹ́yìn Allah subhanahu wa ta'ala so nínú ìtumọ̀ la ilaha illallah onáà ni ọ̀rọ̀ ọlọ́ba onáà ni ibà iyyaka na'budu wa iyyaka nasta'in an gbé ìlérí láàrin wa tọ́lọ́ọ̀bá lélẹ̀ ká ma pè ẹlòmí ní dẹ́yìn Allah kama bí i àbùkátà shirk al-akbar gbogbo àwọn kíní dẹ̀ ní kò síyàn tó jẹ́ káwọn kíní kó fánká láwùjọ wa tí kè bá kí ń ṣe àwọn súfí wọ́lá lọ́jọ́ mẹ́ kò sí bọ́ se máa ṣe àlàyé tàwíhìdà àti ṣírk tó ní mẹ́nubá súfíyá àtàwọn ahàlù tasawuf because wallahi wọ́n rí lì kó nǹkan tó pọ̀ wọnú ẹ̀sìn yìí wàdánmọ̀rù dín wọ́n bú ẹ̀sìn tẹ̀yẹnyẹ wọ́n bá ẹ̀sìn jẹ́ wallahi débi pé wọ́n jẹ́ kó ní kálùkù fúrì láti máa ṣe tó bá àṣìbọ́lọ̀ ń sọ ní kòrán ní pé eh, ànábì ń sọ wípé i'malu ma shi'tum ànábì ń sọ fáwọn ahlul badar ẹ máa ṣe tó wùyí oní ma sọ fáwọn yẹ̀kẹ́ yẹ máa ṣe tó wùyí o sí dọ́lọ̀kọ̀ sí kankan tí ó ṣẹlẹ̀ àwọn musulmi na ti ń ṣubú ń bẹ̀ àbí wọ́n ti ṣubú gan òun náà ni nǹkan táwà nẹ́bí ọlọ́ba ń ké fáwọn tí wọ́n jẹ́lẹ́bọ ní àwọn àsìkò wọn wajadalu dunahu in tí wọ́n torí ẹ báwọn ni yìí já nílé ika yìí tẹ́ ń ṣe yíò dá wa sarat bainahum wa baina burusul al'adawatu wa shahna ìjọta ìkórìíra ara ẹni wádìí tó wá bẹ̀rẹ̀ kò sí bí ò dẹ̀ sí ní sí gíní ẹ ìtẹ́gbẹ̀ ni alwala walbarahu ni ẹ àwádó lórí pé ọlọ́wà tànẹ́bì lágbùdọ̀ tẹ̀lé ẹ̀yìn tó lórí pé rárá àwọn ọmọ ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá ni kò lè rọrùn fún wa láti jọ wà láti jọ sọ̀kan wàláì kò lè rọrùn àbòsí ni àyà máa bára wa sàbòsí ni ọmọ ya kankan náà sì ni wa wódẹ̀ mọ̀ nínú máìdẹ̀ pé àìkín sọmọ̀ ya ilé gangan ni ọlọ́ọ̀bá wá fi mọ̀nà nínú àwọn tó fẹ́ fi mọ̀nà nínú àwọn tọ́lọ́run ti kọ síwájú wípé wọ́n sórí rẹ̀ wa huwa al-imanu bi annahu la ma'buda haqqun illa Allah òun dẹ̀ ni ìgbàgbọ́ wípé a ní kò sí ẹni kankan tó lẹ́tọ̀ sí ìjọsìn tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wa hadha huwa ma'na la ilaha illa Allah ilé dẹ̀ ni ìtumọ̀ la ilaha illa Allah táwí la ilaha kò sí ẹni tó lẹ́tọ̀ sí ìjọsìn lódodo àfi inṣáàlá ká tó tẹ̀síwájú ní ọjọ́ mi èyí tàfi kẹ́ ilé yìí ni wípé ṣẹwárí la ilaha illallah ìpín méjì ó pín sí an-nafyu wal la ilaha ìtumẹ̀ ní pé mo kọ́kọ́ dínà ipé mo kọ́kọ́ ṣe kèfèrí ní gbogbo gẹ́gbẹ̀ ní ìlàhù rẹ̀ kí lẹ́nà pé ní ìlàhù nínú èdè lágbára òun ni gbogbo nǹkan tó bá ti tẹ́yẹ̀ bá ti ń jọ́sìn fún kí ìbá bẹ̀rẹ̀ sí ní máa jọ́sìn fún fóònù ilé ni ó ti di ìlàhù ìlàhù ni ìtànà fún ni pé in tó ó wá fún ní ìjọsìn kan ìlàáwù ni tó bá búra pẹ̀lú fóònù yìí ó ti sọ́dì ìlàáwù mọ́ra rẹ̀ lọ́wọ́ because ìbúra ìjọsìn ni tó bá ti wá lè gbé ìjọsìn yẹn fún kíní kan kíní yẹn ti di ìlàáwù báyìí tó bá ṣe sùjúùdù fún kíní kan fún èyàn kan fún gì kan fún anything kíní yẹn ó ti di ìlàáwù because sùjúùdù ìjọsìn ni ó dẹ̀ ti gbé fún kíní yẹn kíní yẹn ti di ìlàáwù báyìí so ìtumọ̀ ní pé Allahu ìlàáwù ni Ṣàngó ìlàáwù ni Ọbàtálá ìláhù ni gbogbo anything tó ń jọ́sìn fún ìláhù ni in tó wá kò ní ìláhùn bilhaki àti ìláhùn bilbatil èyí tó jẹ́ ìláhù tó jẹ́ ìntàgùdọ̀ wọn fún lọ ní ìjọ́sìn lódodo onádẹ̀lẹ́yọkan Allah àwọn yòókù kí ni tó tó bá ń sọ pé láìláha ìtumọ̀ láìláha ni wíké mo ṣe kèfèrí kò sí ìkàkàtàgbé ní ìláhù láhù yẹ lọ́dọ̀ àwọn afọ́ni náhù onípe ni láhùn náfíà liljins kò sí tánpẹ̀ ní ìláhù ló fi fún ní nasbu ló fi gba fata láìláha mawjud aw Jesus kò ẹ ká mọ jọ́sìn fún Ṣàngó àní gbogbo nǹkan tán jọ́sìn fún ìyàwó ní jọ́sìn fún tiwa a ní jọ́sìn fún Ibrahim Niyas Abdulkadir Jailani Ahmad Tijani àti gbogbo àwọn àwòsàn àtàwọn òsàtán jọ́sìn fún àwọn oníbàwọn jọ́sìn fún la ilaha ti kọ́kọ́ dúró bá kó ma wí la bá wọn

ó dẹ̀ ń ṣàdúwà kẹ́mì sí ọ̀pọ̀ rẹ̀ kẹ́mì sọpọ̀ kí nìyẹn kẹ́mì sí ọ̀pọ̀ ìmọ̀ jọ́sìn fún ẹlòmí nídẹ̀yìn Allah kẹ́mì sọpọ̀ ń tó tako àkídà ti ẹ ìtumẹ̀ ní ẹsẹ̀ abó àbí òun sọ la ilaha ó dẹ̀ kan o Ọlọ́run

ìwọ kéèké bí mùsùlùmí ó yẹ kókókó kórìra rẹ̀ náà inú pé kọ́kọ́ bà jẹ́ náà kí à wọn ò lè máa lọ church níjọ sunday kó tó mọ́gbà ẹkù eh, jọ́sìn lẹ́ni ó bó ní worship ẹbá ana sàdúrà dání à ah, ṣé wọ́n mọ̀ kí n tán ṣe ó takó lá ìlàhá wọ́n mọ̀ babambari èyí tó tún wá worst jù bẹ́ẹ̀ lọ wọ́n tún sọdún easter wọ́n sọdún good friday àti bad thursday àti bẹ́ẹ̀ báyẹn ìwọ mùsùlùmí ní òtún àmọ́ bá wọn yọ yín káàkiri ẹtùjọ jẹun ni ẹjọ jẹrin ẹjọ lọ gbogbo ẹ̀ in tó mọ́ ń dúnyẹ̀jú ní pé wàláhì níjọ ọdún mùsùlùmí ìwọ ọdún ìtúnu àwẹ̀ta sí tẹ́yì tẹbá ẹlòmí bí ó ṣe múra tí ó wàláhì ìmúra rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ẹlòmí ó kàn wọ ṣẹ́ tàti kíní kan yóò kàn máa rìn káàkiri níjọ ọdún ìjọ ọdún mùsùlùmí nìna tó bá díjọ ọdún àwọn kèfèrí new year wọn ni ó kàngbò mójú tí ó ṣe kankankan wọn lọ káàkiri ni ẹ inú rẹ̀ ń dùn níjọ ọdún àwọn kèfèrí níjọ ọdún àwọn musulmi gan tánbàbí ọgbọ́n wọlé ọ̀kẹ́ na àbíjọ valentine valentine sọ ti kọjá àbí ọ ti bọ̀ wá ìkẹ́ ti kọjá lọ́dún yà ni yóò wọ red ati white ilé ń tọ́ka lórí kílátù ta'dhimil muslimina li dinihim ilé ń tọ́ka lórí pé àwọn musulmi wallahi àkẹ́ sí wọn kún rárára àkákún rárára kò dẹ̀ jẹ́mùn kẹta lójú wa wala nata'azza bi hadha ad-din a ta'azza pẹ̀lú islam yìí ma a jẹ́ kuma káwọn kẹtẹ̀rí ma ráwọn musulmi kẹwù sí ma bà wọn pé hẹ́ ẹ̀yìn náà ti èmi máa ń sọ ike wàláyé a máa mùsùlùmí tẹ́ pé wọ́n pọ̀ tó bá bèèrè rẹ̀ wípé kí ló kọ rẹ̀ tó bá rí pàwọn àrin ibi tó ń wà bóyá àwọn kèfèrí náà pọ̀jù mẹ́ kò ní dákọ̀ Lukman àbí Muhammad ó lè ní kí ló lè kí no ó lè ní walex ló kọ rẹ̀ walex Lukman wa Muhammad walex ní kíni Muhammad ana Muhammad kódà mọ́jà kan ma bèèrè pé are you a Muslim bàbá ńlá it is a slap on your face dífẹ́ gba olójú ni ìtìjú ni kọ́mọ̀ bèèrè pé ẹ̀dàkùn ṣe mùsùlùmí ní ìní jẹ́ kó sọ nínú ẹran rẹ nínú mọ́ra rẹ jẹ́ kó sọ nínú sọ̀rọ̀ rẹ ọfẹ́ bèèrè pé mùsùlùmí ní ìní o rí náà mọ́jọ kèfèrí lójú ẹ̀ mọ́jọ James àbí mọ́jọ John so nahnu muslimun wallahi wa nata'azza bi hadha ad-din so kò ní jẹ́ kọ́mọ̀ fi lọ́kúlọ̀ lọ́wọ́ ìgbà táwọn kírísítẹ́nì náà ti rí pé ẹ̀yin mùsùlùmí náà tutù ẹ̀sìn yìí kò dẹ̀jọ́ yín wọ́n wípé jọ jímọ̀ náà tó jẹ́ ìjọ ọdún yín kò jámọ̀ kẹkẹ lójú yín àwọn tó ẹkẹ máa ṣò nínú ẹ̀sìn tó ẹkọ máa lágbára lẹ́mí kò jámọ̀ kẹkẹ lójú yín ẹ̀rú tó bà yín gàtí ṣe ìdáàbò ẹ̀sìn yín ojúmọ́ ti mùsùlùmí àti sọ pé ká má gbóúnjẹ kírísítẹ̀nì wá ẹyẹ oúnjẹ kírísítẹ̀nì wá fún báyìí pé àfá oúnjẹ lélẹ́yìí o ẹ̀rú sì máa bà mùsùlùmí láti sọ pé ah mùsùlùmí ni mí wọ́n ni mùsùlùmí ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kódà chance ní fún láti fi ṣe dáwà ẹ̀yìn bàbẹ́ wa mùsùlùmí làwà àwọn ìjẹ oúnjẹ wọ́n lẹ́kọ̀ọ́ mú dàdá ní akíni dídẹ̀ kí fi ń jẹ́ tí a ń pé ẹ̀yìn believe ó wà tún sàrẹ́ fún ọ̀sẹ̀ bí kò yé wọn ni believe tẹ́yìn fi ń jẹ oúnjẹ yìí ni wípé ọlọ́ọ̀bá yín tẹ́ ń jọ́sìn fún ìkan nínú mẹ́ta lọ́kan èyí kọ́kọ́ tako ẹ̀sìn tiwa náà ọlọ́yọ̀ kalàwá ní ẹ̀yìn kọ́kọ́ lọ́lọ́ mẹ́ta lọ́kan ìkan nínú mẹ́ta nítorí kó lè bá fi foríjì àwọn criminals ìtumọ̀ tíri wà ní ẹ̀ ipé ọlọ́ọ̀bá bàbá ó bímọ ọmọ ọmọ ìyà ọlọ́ọ̀ náà ni ó ó wá dúyùn ó dú ó pàǹpàkúpa ó pa yẹnayẹna awó bìlíf kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ọmọ tán wá pa yẹn ìjọ tán wá bí ọlọ́ọ̀ náà ni ó ìjọ tán bí ọlọ́ọ̀bá yẹn ọlọ́ọ̀ yẹn wọ́n bí ó mumú ìyà rẹ̀ fún lọ́mú fún lọ́mú òun náà lọ tó ó yàgbẹ́ ó jẹun ọlọ́ọ̀ náà sì ni ó

wàlàm yúlẹ̀d ọlọ́ọ̀bá lóhun òbí ma ẹnìkan ò sì bí ẹwà ń sí ọdún yẹn ẹfẹ́ jẹ́ kínú tèmi máa dùn wàláhì inú mi ò lè abó nínú mi ṣe fẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣégùl islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé pé kò rí ẹ̀ tó ṣe zìnà tán èyàn tó mú títẹ́ bí zìnà ṣe wọ́stì tó bí ọtí mímú ṣe burú tán kó wá kí pé ah, ẹkù zìnà o

kò sí kankan wallahi kò sí kankan kò sí bẹ̀rù fún ara wallahi ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun ọlọ́lá wọn tán jẹ́ àwọn èèyàn tó kò sí bẹ̀rù fún ara kò sí ìbànújẹ́ fún wọn tí ó dẹ́kun ẹ ká gbé ẹ̀sìn yìí sójú ẹ ká ní ìfẹ́ fún ẹ̀sìn yìí ẹ ká ní ìgbéga yìí ká má bẹ̀rù àti ṣe Islam

kama ka Kùrán kó mọ wọnú etí wa kama gbọ́n tán sọ kama gbọ́yé ilé iwo pàtàkì gan wàláhì tàbátí wa mẹ́lẹ̀ tàbí strong àwọn ọmọ wọn àwọn táwọn náà bí àwọn àmà rí wọn lórí Islam ha mọ̀ rí wọn lórí bẹ́ẹ̀ ẹgbà mọ̀ ẹ wọ́n mọ̀ dàgbà lórí Islam àwùjọ ń da díẹ̀ díẹ̀ nìyẹn gbogbo fámílì báyìí oníkálùkù ti ń rí ọmọ rẹ̀ lórí Islam Islam tó lálàáfíà yẹn ni o ẹgbà àwùjọ mọ̀ dá akọ̀mọ̀ rí pé in 10-20 years to come wàláì àwùjọ ti kún èyí tó fi kún fáwọn yahoo yahoo ní ìsìn yẹn àtàwọn spere àwọn tán rí èrò káàkiri àwọn ọmọ indomie àwọn ọmọ spaghetti àwọn ọmọ instagram àwọn ọmọ tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ káàmà rí ní sinmi àwọn ọmọ tí wọ́n bẹ̀rù ọlọ́ọ̀bá ní àwọn tó sì pé inú ọmọ dùn àwọn ọmọ tá lè gbé ó kalẹ̀ síbibí táàrin lọ táàdé táàbọ̀ wà yẹ ni wọ́n ṣe bẹ́ẹ̀ bó gbé kalẹ̀ sẹ́gbẹ̀ àwọn yahoo yahoo ó rẹ̀ jónánú kọlọmọjá fún wájú náà so inṣáàlá ibi láti dó fún tèní a tún tẹ̀síwájú ní àwọn ìjòkó mi so an bí Allah subhanahu wa ta'ala kó dákun السلام عليكم ورحمة الله وبركاته